الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين adúpẹ́ فو الله سبحانه وتعالى أترى لكم كاتب فو النبوة محمد صلى الله عليه وآله وسلم súrọ̀ tí a ń kàlọ náà ni súrọ̀ tí zelzela a da ti ka ìdá zilzila ti so ìyẹ́ jẹ́ ní ìdòkú tí ó kọjá so pé ìdá zilzila ti al'ardu zilzalaha so ìtòkúta ṣàlàyé náà ni wa akhraja ti al'ardu athqalaha wa akhraja ti al'ardu athqalaha so imam al-amin ash-shankiti rahimahullahu ta'ala ok àbí ẹjíká kọ ọ̀rọ̀ imam sa'adi aya tó tẹ̀lé mo fẹ́ ka ọ̀rọ̀ imam shankiti fún bọ̀gí tó ka ọ̀rọ̀ imam as-sa'adi rahimahullahu ta'ala imam at ibn jarir at-tabari imam al-mufassirin rahimahullahu wọ́n ní akhrajatil ardu ma fi batniha minal mauta wọ́n ní túnmẹ̀ ní wípé ilẹ̀ ó yọ gbogbo nǹkan tí ń bẹ nínú rẹ̀ a ma fi batniha in tí ń bẹ nínú rẹ̀ yóò ma wù jáde minal nínú àwọn nǹkan tẹ́ ti kú ahya'an yóò yálà òkú èèyàn ni yálà òkú ẹranko ni àbí òkú nǹkan tí nǹkan owó tí ó bá jẹ́ wa akhrajatil ardu athqalaha ilé ó gbé gbogbo àwọn athqalu yẹ jáde so wọ́n pè ní athqal wọ́n ni wal mayyitu fi batnil ardi thiqalun laha so ìtumọ̀ ní pé àwọn òkú bá tó wúwo tí ilẹ̀ wa huwa fawqa dhahriha hayyan thiqalun alayha àmọ́ nígbà tí ẹniyàn bẹ láàyè tí ń bẹ lórí ayé ó jẹ́ thiqalun alayha alá gbà tó wà lórí ilẹ̀ thiqalun alayha ó jẹ́ tó wo lórí ilẹ̀ àmọ́ gbà tó ti wá wà nínú ilẹ̀ ó wá di kíni gbogbo tó wúwo tó wúwo tó ti kó sínú ilẹ̀ ní gbogbo nǹkan tí bá ń mí tí ikú wá dé bá gbogbo ni wó jáde níjọ́ ta ń sọ yìí imam sáàdì rahimahullah wọ́n ni ayi ma fi batniha minal amwat wal kunuz wọ́n gbogbo tí ń bẹ nínú ilẹ̀ ni ó jáde nínú àwọn amwat nínú àwọn tí wọ́n ti lọ àti àwọn kunuz àti àwọn ohun àlùmọ́nì àwọn treasures oríṣiríṣi gbogbo tí bẹ̀lúlẹ̀ ilẹ̀ ó gbé sókè ìjọ tán sọ yìí òun náà ni ìdázùlìzílàtil ardu zilzalaha níjọ tí ilẹ̀ ó mì ní mímì ta ti ń sọ fún yín pé yóò mì yẹn wọ́n làfáàdé ma fi ń ṣàlàyé nípa ọ̀rọ̀ tó bá ń sọ fún wa nípa pé ilẹ̀ mì ta bá ń rí earthquake tó bá ń ṣẹlẹ̀ volcano eruption flood àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eh, tsunami àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èyí tó mọ́ ń pè fún wa ní natural disasters láàfin yẹn àwọn àfáàfàlà sí wọ́n dẹ̀ fagilé lórí wọ́n ní kò sí tán pè bẹ̀ ìsọkúsọ ọ̀rọ̀ ní natural disaster natural disaster sheik mokbili rahimahullahu ta'ala wọ́n ní ó di tíra kan kọ lórí kíní natural disaster nínú tí ọlọ́run tó fi ń ṣe pé yamal kiyama irú ilẹ̀ ó pè ní natural disaster ẹmọ́ tó fi ń pè bẹ́ẹ̀ ni láti má jẹ́ káwọn èèyàn ṣẹ́rí padà lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ìdí ni wípé àwọn ẹ̀ṣẹ̀ tá bá ń ṣẹ̀ Ọlọ́run máa ń fi ìyà rẹ̀ mú wa Ọlọ́run máa ń ṣe kíni ní máa ń mú wa lórí àwọn nǹkan tá bá ṣẹ̀ ẹ tó bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ mùmìnì gidi ẹwù àtijọ́ ìtójú ò ti rọ̀ àwọn tó bá jẹ́ mùmìnì gidi ẹ Ọlọ́run dákùn ṣàánú wa o sí ẹsẹ̀ pàwọn sí àtàmú àwọn sàhábí ànẹ́bì ó ní ìyà rẹ̀ tí ń jẹ wáyé bójò tí jẹ́ tó àtúnrọ̀ lánàá inú yàn tó pẹ́tọ́ alhamdulillah ẹ tó bá jẹ́ mùmínì gidi gbogbo nǹkan ni ó máa rí ní gbogbo nǹkan ni ó máa lékún ní imani gbogbo nǹkan wọ́lá àwọn tó bá jẹ́ káfíìrì gbogbo nǹkan ni máa lékún ní kúfúrù àti tògíyàn so tí mùsùlùmí bá rí pé ìlú yìí ẹ́sìkè kí ṣẹlẹ̀ gbogbo ní bẹ̀rẹ̀ sí ní máa mẹ́ bẹ̀rẹ̀ sí ní máa wó in tó kù ní pé àwọn àfọwà bẹ̀rẹ̀ sí ní máa ṣe wá sí ń bẹ̀ nípa pé ayu annas irji'u ila Allah ẹ̀yin yẹn padà lọ sọ́dọ̀ subhanahu wa ta'ala tubu ila ayyú al-mukminun la'allakum tuflihun àwọn kùfàr láti mọ́ jẹ́ kẹ́ ilé bá rí bí ṣe tọ́ọ́bà sí àìpẹ́ tó bá mọ̀ pa burú nìkan tó ń ṣẹlẹ̀ tó bá dẹ̀mọ̀ pé látara àwọn ẹ̀ṣẹ̀ ni òun yóò lè ṣe kíni yóò lè ṣe tọ́ọ́bà but ma ti yẹ́ pé no natural disaster ni the, the, the, the mother heart is angry wọ́n ma ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbàtẹ́ ìgbẹ̀ kan táwọn product yìí ò jáde dáadáa àwọn kòkòrò ṣe bá yà bí so yawmal qiyamah wa akhrajatil ardu athqalaha adìmọ́ níbi ọ̀rọ̀ Imam Tabari rahimahullah kí la sọ pé Imam Tabari sọ wọ́n nípa thekol kí la sọ àwọn tán wà nínú lẹ́lẹ̀ kí ná jẹ́ fún ilẹ̀ àwò tán wà nínú lẹ̀ wọ́n bá ṣe wà lórí ayé tàn rí bá ẹ̀kọ́ kí la jẹ́ wọn thekolon alayha thiqalun alayha in ti Imam At-Tabarani ṣàlàyé so wọ́n ni wa qala al-insan èyàn wà máa sọ al-insan al-insan bí mo fẹ́ kàwọ̀ ka kalamun nafisun jiddan níbi tafsiru Ash-Shinqiti Adwa'ul Bayan because al-insan alif al-lam nínú àwọn tó ma fi lò fún umumu ni àbí wa qala al-insanu ma ay ayyu shay'in arada laha kí ló ń ṣẹlẹ̀ lẹ́ni kí ní ṣe ilẹ̀ àwọn yóò máa bèèrè Imam Sa'di ń sọ́n bí wọ́n ni idha ra'a ma araha min al-amri al-azim musta'ziman li dhalika àwọn èèyàn máa kí nígbà tó bá rí tó ń ṣẹlẹ̀ sí ilẹ̀ tó nínú mímí wọ́n ni Imam ashinkiti rahimahullahu ta'ala nínú adwa'ul bayan wani lafdul insan huna amun insan tan lo bi amun ya bi ko ko gbogbo ẹni mo so be wani wa dhahiruhu anna kulla shay kulla insanin yaqulu dhalik in tó wà dhahir tó wà ńbẹ̀ ní pé gbogbo ẹni nínú èdè lárúbáwá ọmọ ibi kìníkà ní umum generality bàtọ́lọ̀ sọ ní Qur'an innal insana lafi khusr al-insan ay gbogbo tí bá ti ń jẹ́ insan bí alif alam tó ma ní túnmọ̀ kullu wa qala al-insanu ay wa qala kullu insanin bàbá wọn ṣàlàyé pé walakin jaa ma yadullu ala anna alladhi yaqulu àmọ́ a ti ráwọn ẹ̀rí mi tó ń tọ́ka lórí pé ẹni tí ó mọ̀ ní máa láha òun làwọn káàfir ammal mu'min àmọ́ mu'mini fayakul in tó sọ ni pé hadha ma wa'ada rahman wa sadaqal mursalun ah in tọ́lọ̀ bá ti ní ó ṣẹlẹ̀ wa sadaqal mursalun àwọn òjíṣẹ́ Ọlọ́run ní olódodo yẹn sí ni wàdálìkà fi qawlihi wọ́n ní gẹ́gẹ́ bẹ̀ẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ́run sọ pé wà ní fi kọfí sóòr wọ́n fan fèrè lè tó jẹ́ trumpet tí Israfil ló fan alayhi salam fa'idha hum min al-ajdath ila rabbihim yansilun lójú ẹsẹ̀ gbogbo wọn dìde man ba'athana min marqadina ta ló jíwa kó níbi ta sùn sí kí ní ṣẹlẹ̀ lé ní kò yé wọn látara aljahal àfáàmùwàn bí ayá ipé ìtumẹ̀ ní pé ẹni tó bá jẹ́ jahil yóò tún jẹ́ jahil yóò yàmù kìyàmù ẹwùn kamar nínú tó ń tọ́ka lórí fadlul ilm òní pé yàmàlì kìyàmà tàti mọ́ ń sọ fún yí láti jọ́ nígbàtàjọ wà láyé yàmàlì kìyàmà yàmàlì kìyàmà yàmàlì kìyàmà hadha ma wa'ada rahman in tí Ọlọ́run bá ṣe lérí rẹ̀ fún wa ní o wà sadaqal mursalun ṣe tí wá rí pódòdó lọ àwọn òjíṣẹ́ Ọlọ́run bá àwọn òjíṣẹ́ Ọlọ́run bá sọ òdodo fún wa àwa gbàgbọ́ àwa òbẹ̀yìn wò àwa nígbàgbọ́ nínú rẹ̀ sami'na wa ata'na wa amanna wa saddaqna al-mursalin اللهم اجعلنا من عبادك المصدقين المصدقين للأنبياء والرسل torí al-iman nípa àwọn kíní ó ti jẹun tó ti weak ní tàbí tàbí yìí ó ti lẹ bẹ́l wọ́n fẹ́ pàtàyẹnyẹ al-iman nípa yawmal qiyamah káwọn yìí bá máa ṣe tó wù wọn nítorí tó bá ní muraqaba Allah subhanahu wa ta'ala alladhi yuraqibu Allah

ìjọba ìlàfẹ́ sí nǹkan báyìí níbi báyìí láyé báyìí lágó báyìí àwọn yóò dẹ̀ ti pọ̀ ń bẹ̀bá mú tó pé kí ní ẹlẹ́mọ́ padà hold bóyá mọ̀ ìkìyàmá àwọn yóò dẹ̀ nígbàgbọ́ lórí tó ń pọ̀ hold kò sí tí ó lékún ní sáà kò dẹ̀ sí tí ó dínkù ní sáà ṣe bá yà rí wọ́n ní falikafir yẹ́dúrú bilwéyì kèfèrí ní ọmọ pariwo igbé pé ó se mí o mọ́ sí òfó wàlùmùkùnmínú yẹtìmọ̀ inú lèwàdì

masala mẹ́ni ẹ̀ e? in tí ó fẹ́ lónìí ẹ̀ náà so wà kọ́lẹ̀ lè insan àwọn yíò àmọ́ sọ ike máa láha kí ló ń ṣe ilẹ̀ tó ń ṣe báyìí yawma idhin níjọ́ta ń sọ yìí tó ń bọ̀ yìí tó hadithu ay al'amdu ni ay تشهد على العاملين بما عملوا على ظهرها من خير وشر yóò máa jẹ́rìí lórí àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ lórílẹ̀ pẹ̀lú tí wọ́n ṣe yálà dáadáa ni àbí aburú fa inna al'ardo min jumlati shuhud alladina yashhaduna ala al'ibad bi a'malihim ilẹ̀ tẹ́ wòyí nínú àwọn nǹkan tí ó jẹ́rìí lé wa lórí kìí sọ nìkan àti àwọn ara wa وقالوا لجلودهم لما شهدت علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم إلى آخر الآية so àwọn ọwọ́ ó jẹ́rì ẹsẹ̀ ó jẹ́rì gbogbo oríkèríkè ara ní ó jẹ́rì lórí ọmọ nẹ́bí adam bójú sí wá ṣẹlẹ̀ èyí ò kan ìwọ hadhihi al-ashya tashhad kínìdí wọ́n ni antaqana Allahu alladhi antaqa kulla shay'in ọlọ́wọ̀n bá tí yóò máa ń jẹ́ kí gbogbo nǹkan máa sọ̀rọ̀ ló ọlọ́ọ̀bá bó ṣe wà yìí ọlọ́ọ̀bá ló fún ọ ní sọ̀rọ̀ ṣe báyìí àbí tó bá ọlọ́run ló nínú hikmọ̀ ọlọ́run ni pé kó gbé ìsọ̀rọ̀ sí ibi tó bá wò lè gbé síbò mi ìwọ̀kọ́lọ́kọ́ ọlọ́run tó bá wù ọlọ́run ó lè jẹ́ kí bí i ẹ̀yìn ọwọ́ wà ní ẹnu bá wà tí ó máa sọ̀rọ̀ ọlọ́ba ló lè yíò kò kawọ́ ṣe bá yà bí Imam Ashinkiti rahimahullahu ta'ala wọ́n tún wá mú ọ̀rọ̀ kan wá ń bẹ̀rẹ̀ nípa ipé ilẹ̀ gangan ni ó sọ̀rọ̀ torí àwọn àfáà mi ṣàlẹ̀ ibi ibn hajar rahimahullah wípé wà kọ́lẹ̀ kínan pé yawma idin tó hadithu akhbaraha wọ́n ni pé ẹyin eh, bóyá tó hadith akhbaraha akhbaru tí ó ń sọ òun náà ni àwọn òkú tó bá ti gbé jáde sórílẹ̀ mọ́ ń ṣe kí ní rárá yóò sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wà qalu li juludihim lima shahidtum alayna qalu antaqana Allahu alladhi antaqa kulla shay'in ila akhir al-aya wọ́n dẹ̀ láwọn ti ṣàlàyé rẹ̀ síwájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wípé in tẹ́fì ma wípé kò mín kò bá jamadi ní àbí ilẹ̀ jamadi ní bẹ́ẹ̀ ni

kínìdí dhalika ìdí tí lè mọ̀ fi jẹ́rì ní pé bí anna rabbaka awhalaha an taqana Allahu alladhi an taqa kulla shay'in bí anna rabbaka awhalaha ẹ ti rí báwọn ọlọ́ọ̀bá tí ma ń jẹ́ kí gbogbo nǹkan sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni bí anna rabbaka awhalaha in tó kọ́ ọlọ́ọ̀bá ló fàlátà àsílẹ̀ àmúrìhì ayé ọlọ́ọ̀bá ló paláṣẹ máa sọ gbogbo táwọn yẹn ṣe lórí ẹ gbogbo aburú ìbalẹ̀ jẹ́ ẹbọ kúfúrù ìfẹ̀ṣẹ̀ ọlọ́ọ̀bá sí ẹ̀yẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó Akbar ẹwú ọ̀rọ̀ tán sọ́njú ni ó ní eh, okay and so last week njo ni pé nínú àtàwà lórí ilẹ̀ ayé ibẹ̀ gbogbo ojú kó bẹ́ àmọ̀wò ẹni tí ò ní dọ̀lá ń bẹ́ náà ó ṣe sí gbọ́n tàbí gbọ́n tàbí gbọ́n bí ẹni tí wọ́n kà gbọ́lọ́lá wa bẹ́ òun ò sì mọ̀ ó sì jòkó báyìí náà ẹni tó bá jó nílà aká yóò tètè mọ́ palẹ̀ mọ́ ibi tí ń lọ ibi tí kí ní òsè lógún sí ìyó lọ náà nígbàtí yíò wà lọ kí ló tọ̀ mọ́ síṣẹ́ kalẹ̀ nísìn ọmọ yìí wá ní ǹkọ́wò ọmọ tó kú yìí ǹkọ́wò nínú àwọn tán fi gbogbo nǹkan ṣe skiti láyé kọ́dà ó tún fi àlìjẹ́nà ṣe skiti fata kófò òun òníwẹ̀ ti kú kéfì ma kó mà láìdìrì ọ̀làyà láìdìrì in tó léwu níbi ọ̀rọ̀ kíyàn máa sí ẹ̀yẹ sórí nǹkan tó léwu jù ń bẹ̀ jẹ́ ń sọ fún wọn òun ni pé kọ́ya mọ́mọ̀ pọ́lọ̀ ló sọ kí ní ẹ̀ àbánẹ̀bì ló sọ òun ló fi lè ní excuse kọ́ya mọ́mọ̀ pẹ́sìn ni tó bá ilé mọ̀ pẹ́sìn ni ìmọ̀dájọ́ rẹ̀ kìí ṣe excuse ìwọ́n mọ̀ pé kúfùrù ni à kìí ṣe excuse látàtàdìrú kọdìkàfàrùtùn bá da ìmánikùn ọlọ́ni látàtàdìrú ẹ má mú excuse kankan wá láyé ànẹ́bìnlẹ́lẹ́ sallallahu alaihi wasallam Ọlọ́run wá jẹ́ pé kọ̀dí kàfàrùtùm ẹ ti di kèfèrí ayà Kùránì ni o bada ìmánikùn tó ń sí pé múmi ní tẹ́lẹ̀ bọ̀ ní ìsìn o ẹ ti di kèfèrí ẹmọ́ tó ṣe ní wọ́n fi àwọn sọ̀hábà ṣe yẹ̀yẹ́ wa ajbala 'inda al-liqa a ní ààrẹ nìkan tó fẹ́ràn ọkùn wọn tán fẹ́ràn oúnjẹ bí àwọn sàábí ààsì ah, rẹ̀ nìkan tó lẹ tó bá di ká kọjú sáwọn ọ̀tá báyìí tán ma ń sáyẹrí lọ tó tó àrìn nìyí ọlọ́run sọ ayà kalẹ̀ kúl hmm, ọlọ́run ní sọ fún wa abillahi sí ọlọ́run ọba subhanahu wa ta'ala wa ayatihi ayọ̀ ọlọ́run ọba wa rasulihi òjíṣẹ́ ọlọ́run ọba kuntum testahzi'un sún lẹ́fin ṣe rí un lè mú láwádà lẹ́fin sáwẹ́wàá láta àtàfihù ẹ gbọ́dọ̀ mú excuse gan débí o kọ̀dẹ̀ kafartum bada imanikum ẹ ti di kèfèrí lẹ́gbàtẹ́ ní imani mọ́ wo orí àwọn pages kan mọ́ rí fídíò kan ẹni yìí ni o ẹni tó kú yìí ó wá ń ṣe ẹ̀yẹ ipá àwọn wà lọ́rùn mẹ́mẹ́sẹ̀ mẹ́wọ́n sí àgbà àwọn skit àwọn wà mi o wallahi tí ń sọ èmi ó Ah, igbódá kìníkan kìníkan ṣúf ọ̀yá lọ mọ̀ fà báyìí yóò ti mọ̀ reality báyìí kò ní mọ̀ kíni ẹlẹ́ yóò ti ẹ̀mọ̀ kẹ́kẹ́ o mọ́lọ́ba wọ́n ní ọkọ̀ ah mọ́lọ́ba a ń sera wa o mọ́lọ́ kò mọ̀ sẹ́mọ̀ṣẹ́ mẹ́ pọ́bẹ̀lẹ́ kún kẹfẹ̀rí okún kẹfẹ̀rí nù wallahi kò sí ọgbọ́ kẹtẹ́ndásí ẹlòmíì tọ́lọ̀ ma padà fi àjẹ́wà débì kan yóò padà síwálẹ̀ subhanallah bihamdi subhanallah ilalim o ń tọ́ka pọ́ ọmọ tọwa sí láyé o dẹ̀ mọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala ilé ní kan tó kàtọ́ aṣọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹmtàn ya mọ́ sí ni tí ẹ bá ti kú báhùn hey Allah ọlọ́run dákun ṣàánú wa fa tẹ́nìkan bá kú tó ẹkí bí ọmọ akẹ́kọ̀ọ́ mọ̀ ní tọ́líbùlù ilm bí á ah, ṣókù bèèjì ẹwọ ah, lẹ́kẹ̀ tó ṣe nígbà tó wà ní kíní ẹwọ ah, kíní kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn alágbàkó èèyàn tán bá kú báyìí àwọn yóò wá àwọn fàdọ́ ìlú ọjáde àwọn fàdọ́ ẹ̀ wọ́n ti ma wá àwọn skit jáde àwọn skit kúfù kí náà yìí tí fẹ́ ìsẹ̀ yẹ inú Ramadan gbogbo àwọn orísìkísì tàtùwò láwà nígbà mí ààyè tó gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọ̀ pé ìjọ tó bá iṣẹ́ skit ẹyọ kan pọ̀ bá ẹrẹ́ rẹ̀ ọfẹ̀ sí sí ẹyẹ òtíkò ní ìsìlámù ìfẹ̀sìn ṣeré ìfẹ̀sìn sáwẹ́wà because in tí ò bá ní kí mà ń lè ma fi ń sáwẹ́wà in tí ò bá wúlò tí ò bá láàká ìmú tí ò tó fọ́nì ó wà só fọ́ndẹ́ gbáyàn fi sí ẹ̀yẹ́ ẹ̀rẹ́pẹ̀ imagine in tó ṣe kóníkálùkù wọ́n ẹ̀ ta ní èrò kan ta dẹ̀ ní imani tó strọ́dì ń parẹ̀ ikú gangan ni kọ́kọ́rá general wá ní ìsìn báyìí ẹmọ̀ wo àwọn tó wá jọ ń ṣe gbogbo nǹkan tó jọ ń ṣe yẹn ní ìsinmi àwọn ti gbé sínú ilẹ̀ wọ́n ti dá ìpẹ̀ bó oníkálùkù ti padà lọ lè wọ́n ti fún nìkan lè sílẹ̀ kò sẹ́ni tó lè àánà rẹ̀ kò sẹ́ni tó lè ṣàánú rẹ̀ kò sẹ́ni tó lè kún lọ́wọ́ kò sẹ́ni bí reality wá clear sí everybody ní rẹ̀ an bí Allah subhanahu wa ta'ala kó sàánàwà so gbogbo àwọn nǹkan yẹn kíyàn dínà sí kíyàn bẹ̀rù Ọlọ́run kíyàn pọ̀lẹ̀ tí ó máa sọ shahadatu allá ilaha wa anna muhammadan rasulullah sallallahu alaihi wasallam kíyàn pọ̀lẹ̀ tí ó máa ṣe istighfar tí ó máa wá fúrí jẹ́ sí Ọlọ́run ba ìní ọ̀la àbọ́túnla ìtàfàmà sọ ni imma al ni

ṣe bá yàbí so tẹ̀mọ́gù bí náà ayyam gẹ́bí bí kẹ̀kẹ́ ìzọ tẹ̀mọ́gù bí náà ayyam tẹ́tọrọfà ìnàmà ṣe so life yẹn move o move o move o move tẹ́tọrọ tẹ́tẹ́tàbà fa ìnàmà nùsáàkù ilẹ̀ àjálì wà láàrín tẹ́ndọrọ wọ́n ti ń wọ́ bó ṣe lọ bó ṣe lọ yẹn bẹ́ẹ̀ ni kìí yẹn shift like on lọ ni higher on shift on shift a ń sún mẹ́sàárì wà láàrín oníkálùkù dẹ̀ owó kò sí kò sí tọ́fẹ́ sẹ́sìnà kò sí tọ́fẹ́ sẹ́sìnà tó sí kò wá ní dáa kọ wá wà nínú àti pé wọ́n kò láyé innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu tatanazzalu alayhimul mala'ika alla takhafu wa la tahzanu wa abshiru bil jannati allati kuntum tu'adun nahnu awliya'ukum fil hayati ad-dunya wa fil akhirah ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم نزلا من غفور رحيم àwọn kísmù kanú a màláíkà ọmọ sọ fún wọn tàbá ti ń kò láyé ẹ́yìn wọ́n ma jí oyi wọ̀bí kọ́sọ́mọ̀ kébí tán lọ àdẹ́wò kan sí kúnú sàárè àmà ní pé la takhafu nígbàtà màláíkà bá ń yọ ẹ̀mí lọ́rùn yẹ̀ lọ́wọ́ náà ma sọ kíní àwọn màláíkà kó mọ̀ yọ ẹ̀mí àwọn kún wà mọ́ tó bá jẹ́ ni tó lẹ́tọ̀ sáàlì jẹ́ náà wọ́n mọ̀ sọ̀bárọ̀ rẹ̀ pé látàkọ́fù mọ́ bẹ̀rù wà látàzàrù mọ́ banújẹ́ wà bẹ̀ ṣe rùbìl janna kódà níbi tí yẹn bá sùn sí tẹ́mi yẹn bá ẹwà mọ̀ wọ́lọ̀ tó wá ń sọ ní Qur'an fa kayfa idha tawaffatuhumul mala'ikatu yadribuna wujuhahum wa adbarahum Ọlọ́run sọ nípa àwọn ìdàkejì àwọn kùfààrà àwọn ọ̀rọ̀sọ́ àwọn muthnibun àti eh, bẹ́ẹ̀ bóò ni ìwà nẹ́bì bá wá rí wọn nígbà àwọn màláíkà bá gbẹ̀mí wọn yadribuna wujuhahum wọ́n ma gbá wọn níbi ojú wọ́n ma gbá wọn lẹ́yìn wọ́n ma gbá wọn wọ́n ma ní kóyá mú ẹ fi agídí fa èmì ìfàkúfà ẹ yọ yọkúyọ bá mọ̀lẹ́kọ̀ sọ yẹmi rẹ̀ ní ẹ pẹ̀lú gbogbo ìnira tó ní agbá bẹ́ẹ̀ ma fàyẹ rẹ̀ hánu náà ibi tó ń lọ́nu ibi tó ń lọ́nu ọlọ́run ò sì ní sílẹ̀kùn àwọn sẹ́mọ̀ láyé gẹ́bùsọ̀ níbi hadith Barra bin Azib amal mukmin amalaika yóò mú wọ́n mú ẹ̀mí yẹn sánmà alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀keje ọlọ́wà ní pé ẹdá padà sínú lẹ́lẹ̀ nabata thumma yu'idukum fiha wa yukhrijukum ikhraja so ètò Ọlọ́run Ọba ni ó yẹ dá padà lẹ́yìn ìgbà táwọn màláíkà bá ti ṣe oríṣìí dùá fún torí gbogbo àwọn màláíkà tán wà níbi àwọn ibi tẹ́mi ń gbà kọjá bẹ́ẹ̀ náà mọ̀ ṣe dùá Ọlọ́run jọ̀ọ́ gbọ́dọ̀ mi kọjá Ọlọ́run jọ̀ọ́ gbọ́dọ̀ mi kọjá bẹ́ẹ̀ ah ta ló ní wẹ́ẹ̀mí tó mọ́ báyìí ya ayyatuha an-nafsul mutma'inna ta ló ní wẹ́ẹ̀mí tó mọ́ ah Allah akbar kí ló mọ́ tawhid kí ló ma súnnà kí ló ma tọ́ ó mọ́ tó wá sí láyé ó sì jókòó tì kò jẹ́ kí wa ghamratkum al-amaniyyu wa ghamrakum billahi al-gharur kò jẹ́ káwọn ẹlẹ́tàn shaitan àwọn àmáni adáadáadáadáadáayé àti gbogbo wàhálà wàhálà wàhálà kò jẹ́ kó fi ẹ̀sẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala kò jẹ́ kó fi ilẹ̀ ẹwà wọn kẹfì rí Allahu akbar ẹ ma wo ẹwọ́ ìyà láti gbà tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní ẹ̀mí tó ń bá ti wá dé sánmẹ̀lẹ̀ àkọ́kọ́ la tufattahu lahum abwaabul janna abwaabus sama ọlọ́run ò ní sílẹ̀kùn kankan fún ọlọ́run lẹ́kùn sama àdígbà káyà yẹ pé wọn ò ní sílẹ̀kùn wọ́n wá jù láti bẹ̀ wọ́n jù yóò wá já ẹ̀mí yóò já sínú sàárì tó pé múmi ni wọ́n mú ẹ̀mí yẹn wọnú ara rẹ̀ padà lẹ́yìngbà tí ẹ̀mí bá ti kọ́kọ́ ìfásọ́lá tó bá já kò lára ara ẹ̀mí yẹn ò bá jẹ́ pé já ló jẹ ara yẹn ẹni tó bá wù kó jẹ́ ẹ̀mí yóò padà síbẹ̀ barzakhi ni ẹ kò ẹ̀yìn ẹ̀tí ó ti kò láyé táwà ń so after that ẹ̀mí yóò bọ́ sára rẹ̀ àmàláìkọ̀ wá dé wọ́n abẹ́rẹ̀ àwọn ìbéèrè tó ní agbára tó jòkó lórí tawhid man rabbuk ma dinuk man man dhalika rajul alladhi bu'itha ilaykum mùmìnì ó dáun purely gbogbo lẹ́fẹ̀ẹ́ orin tó lìbẹ̀ lórí ẹ wá òmùnáfikì tí wọ́n ju ẹ̀mí yẹn láti sánmà àkọ́kọ́ yóò wá já sínú ara yẹn ó bá ṣe ń já sí bó bá ń lajú because in tó in tí a fi lé ńlá tàbí jùjú báyìí náà kọwò ẹ̀mí tí ń bẹ lára wa ní o ṣe bá yàbí ẹ̀mí ẹ̀ bọ́ sí láì yóò yàjú náà pé ah kí ló ṣẹlẹ̀ bọ̀ ó ti kú láyé ó ti kú òmbì ó ti kú òmbì ó ti wà ń bò míì kò lè kọ́kọ́ yé tí ń ṣẹlẹ̀ níbi tí kò tí kọ̀kọ́ yẹ tí ń ṣẹlẹ̀ lọ bẹ́ẹ̀ làwọn aláìkọ̀ tún dé súúrùlùjú àwọn tó jùlọ dúdú gìláàdùn ṣìdáàdì àwọn tí wọ́n láàánú tí wọ́n ní tí ojú wọ́n yí sójú tí èyàn máa ń rí téyàn ó tún gbádùn mẹ́ ojú tó ní agbá iwu bẹ́ẹ̀ nítí wọ́n mẹ́kí mọ́n rọ́b book wallahi kò pẹ̀lú rú hálì

kò ní ìfirinlẹ̀ ìgbàǹkanlódòdó tó rinlẹ̀ tí ó sí kọlùkọ́ ń bẹ́ kò ní nípa Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n wá yufrashu lahu wọ́n wá tẹ́ fún dáadáa àyẹnu náà débi pé ní sàárè àbíbi tó ní kálùkù bá wà tó bá jẹ́ sàárè rẹ̀ tó bá ti jáyé bárízáàkì díẹ̀ wọ́n sì ópìnì kan fún imma fil janna aw minan nar tó bá jẹ́ mú mi yatamatta yóò ti máa gbádùn àwọn alìjẹ́nà àwọn ìgbádùn alìjẹ́nà ní gbogbo súwọ̀ bọ́lọ̀ bá ṣe fẹ́ wa ma utitum min al-ilmi illa qalila in ta sì ní nínú mọ̀ in tó kéré ni gbogbo tí a ń sọ yíkọ̀ kulluha ka'inun bal àwọn kan bẹnu lọ́wọ́ báyìí ẹwà imagine ẹn tó bá ti wá wà láti inú yà láti bí ábí kání 19 kìníkà gbogbo ayé sọ̀rọ̀ lọ́wọ́ ìbáyìí àwọn kan bẹnu yà tí àwọn òdúó annabi muhammad sallallahu alaihi wasallam nígbàtí eh, nínú àwọn nǹkan tí ọlọ́ọ̀bá fi hàn wọ́n wọ́n ní pé ọlọ́ọ̀bá tí kí wọ́n rí tí ń ṣẹlẹ̀ nínú barzakh àwọn ẹ̀mí táwọn yẹn ń ṣe lẹ́yìn wọ́n wá kó iná sí lábẹ́ ìwọ̀n jò ní jíjò tó ní agbá àwọn èèyàn dẹ̀ ń bẹ nínú bí ó fún lálálálá lóríṣìíṣìí yẹn gbogbo wọn ń pariwo àníbi àwọn ta ní ní wájọ́ tí wọ́n hadith yẹn látòkè dílẹ̀ fún wa ní inshallah àníbi láwọn ń zì nánú àwọn alágbèrè nígbàtẹ́ ń sọ fún wọn láyé wọ́n ní zìná òun náà fi mọ́mọ́ tó bá wo ọmọ rẹ̀ tí ń ṣe zìná kò láyẹ̀tẹ̀kẹlẹ̀wẹ̀ láyẹ̀tẹ̀habrọ̀k wọ́n láwọn ọmọ ayé ayé òjò sí ní àwọn ọmọ ẹ̀ ọlájú ní ẹ̀ ayé ti lájú àwọn ọmọ ọwọ́ ní ẹ̀ ẹ̀ sáàfin wọ́lẹ̀ kọmọkọmọ sáà ti lọ skú kó sì dolówó kó dọlọ́rọ̀ gbogbo ọ̀nà tí ò bá wù kó gbà ibi tí tọ́lọ ohun márùn ọmọdúrà àwọn tán bá ṣẹ̀ṣẹ̀kú sí bẹ́ẹ̀ gbóhun tó ń sí ọmọ yẹn sí ọmọ ìkìyàmẹ́ hátẹ̀lú nù bá rí sáà àyàn wà ń bẹ̀ lọ́wọ́ báyìí táwọn ń jóná tí wọ́n lọ́wọ́ báyìí ẹ dákun nítorí ìgbádùn ayé ìgbádùn tí ò níwúlò ìgbádùn tó ṣe pé ìnira gan lọ fi gbá ìgbádùn ayé wọ̀lá ìgbádùn nira ni ká mọ́ pàrún tara ìgbádùn nira náà ni wọ́n fẹ́ gbádùn ó láwọn step step step step step tó ti gbá kí ló dé tó kọ fẹ́ gbádùn kan ó fẹ́ ṣe báyìí ó ń ṣe báyìí ó tún ní nǹkan báyìí kó tó ṣe lè eré òtún ló disappoint ẹ ìgbádùn tó ṣe pé wàhálà kúlfà òun láfi wà ní ẹ wá wo ìgbádùn tí ń bẹ nínú aljanna ilé tó fún yàn wàláì láti ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi ọ̀rọ̀ ayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ wa ẹ má jẹ́ torí ayé kabal kí a máa rẹwà jẹ́ Allah so ọlọ́wọ́ ni wípé يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم نعم إمام سعد رحمه الله وني يومئذ يصدر الناس من موقف القيامة حين يقضي الله بينهم أشتاتا أي فرق متفاوتي أولون في يوم القيامة أو يوجد أشتاتا نفرق متشتتين ní àwọn firok oríṣiríṣi àwọn oríṣiríṣi àwọn ilé wà báyìí àwọn ilé wà báyìí àwọn yóò pọ̀ gan ní yawmal qiyamah ashtatan li yuraw a'malahum ay li yuriyahum Allahu ma 'amilu min al-hasanat was-sayyi'at wa yurihim jaza'ahu muwaffara láti lè jẹ́ kí li yuraw lè fi hàn wọ́n àwọn iṣẹ́ tí wọ́n ṣe àwọn sa'ad àwọn ayyam àwọn asabiya sanawat awam gbogbo ẹbẹ́ ẹbẹ́ lọ gbogbo àwọn time tí láyé wọ́n tó 80 years láyé múra àti ṣèṣirò each day each second each minute tó lò láyé ẹ̀bẹ́ gbogbo àwọn sàpógbò àwọn abúgbò tó sí ń bẹ̀ yóò jáde yamal kiyama ayé ló ti lè rectify nǹkan kó tó di yamal kiyama ọlọ́wà ní fàmíyà mẹ́lìmí kọ́lá dábọ̀tìn kọ́yọ̀rọ̀ yára ẹni tó bá wá sí kíni wà mẹ́ yá mẹ́lìmí kọ́lá dábọ̀tìn ṣàbọ̀n yára wà ha dá ṣàmìlùn àmùn lèlkhayri wa ṣàbùrì kulle li'annahu idha ra'a mithqala dhabra allati hiya ahqaru al-ashya wa juziya liya fama fawqa dhalika min babi awla wa ahrab ìtumọ̀ ní pé gbogbo iṣẹ́ tí yẹn bá ṣe lè yóò rí ní yamal kiyama nítorí Ọlọ́run sọ pé wà man ya'mal mithqala dhabra ẹn tó bá ṣe mú tí òjò dhabra bí in tó pè ní dhabra ó ní bí atoms weight bó ṣe kéré tó yẹn na níbi fíìmọ́ sọ sallallahu alaihi wasallam la tahqiranna min al-a'mali salihati shay'a fi mọ́ tamuru kọ kódà bí tánàbí gbadé sallallahu alaihi wasallam oúnjẹ tó fi sí bíbù tó fi sí ìyàwó rẹ̀ lẹ́nu isi olóore ni má fojú kéré ẹ̀ jọ tó ọ̀yẹ́ alkalimatu tayyibatu sadaqa ojọ́ tó sọ̀rọ̀ tó dá síyàn sadaqa ni jọ tó ọbẹ́ nìkan ṣe kí ni tó ọbẹ́ nìkan gbé ẹrù fatahmiluhu alaiha aw tarfa'u lahu alaiha mata'ahu sadaqa ìjọ tó ọbẹ́ gbé ẹrù ẹni ẹ gun ọ̀kadà àbógun nǹkan ọgùn àbímọ́tò ọwá bẹ́ ní ẹgbẹ́ ẹjẹ́ bá ń gbé sórí àwọn bá gbé sórí mọ́tò àbọ́ bá gbé sórí ọ̀kadà àbọ́ bá gbé lọlé àbọ́ gbẹ̀rù lọ́wọ́ rẹ̀ àbọ́ rẹ̀ lọ́wọ́ gbogbo àwọn nǹkan tẹ́yìn mọ́ rúpa nǹkan tí ò lọ́fà tí ò lọ́fà yẹn gbogbo ẹ̀tẹ́yẹn ni ó jáde ọmọ ìkìyàmọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níjọ́ tí yẹn sí àwọn aburú àwọn khalawat àwọn aburú láàrin àtọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó rí ọmọ ìkìyàmọ̀ àwọn aburú tó wọ́n tó ń ọlọ́run tó bẹ̀rù àtúbọ̀tán ò dẹ̀ bẹ̀rù yọ́mọ̀ kíyàmà ó sì ń payọ́rọ̀ ó dẹ̀ ń dáadáa parọ́ márùn yẹn aliftirọ́ wallahi ìyà tó ní agbá ń bẹ fún wọn ní bẹ̀rù anábì sallallahu alaihi wasallam bí tó bá àmá anábì sallallahu pé atadruna manil muflis àníbì ní ṣe mẹni tí ó jẹ́ muflis muflis tó wà bankrupt ó ṣiṣẹ́ gan kò padà wá rí nǹkan padà lose everything ah, wọ́n ní wallahu wa rasuluhu a'lam àníbì ní kí muflis ẹ̀ntẹ́ pé ó ṣiṣẹ́ àwọn sí lórí oríṣìíríṣìí wọ́n di yàmù kí a máa iṣẹ́ lórí oúnjẹ tó báyìí àníbì ní kí wa qad shatama hadha ó bú ó parọ́ mẹ́lẹ̀ ó parọ́ zìnàmà àbó ṣe nǹkan báyìí fún ó sàbòsí báyìí fún ó sàbòsí báyìí fún oníkálùkọ́ wà mọ́ mú nínú àwọn hasanati ẹ̀ yẹ́mọ̀lì kìí àmọ́ ní kò sówó liyawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim njọ́ ti dúkìá owó akọ́ẹ̀wùwá ni tí ò ní sàǹfàní àfẹ́ tó bá déwà bọ́ ọ̀rọ̀ bá pẹ̀lú ọkà tó mọ́ tó mọ́kùn bí ẹbọ àti tó dẹ̀ mọ́kùn bí ìṣẹ́ lọ́wọ́ wọ́n wà máa yọ nínú àwọn sẹ́rì fún àwọn tó ti sàbòsí fún wádùú wá tó wà ń pa lójúmọ́ kan ojúmọ́ kan lásán àtàwọn àbòsí tó ń ṣe táwọn ìrẹ̀ kéè wó kéè wọ́lá ẹlùmí ò dẹ̀ sàbòsí fún yàn yóò dẹ̀ ẹ̀wọ́ kó ti lọ bẹ́ gbogbo àbòsí tó ṣe láti ẹ̀bẹ́ ó ti gbàgbé ti láti ẹ̀ kódà àná àbòsí àrẹ̀ ẹlùmí ti gbàgbé báyìí kò rántí kò jẹ́ sàbòsí mẹ́ lọ́la iṣẹ́ olórin mélòó gan ló ní tó fi gòbí o lè fi dí àwọn àbòsí ẹ̀ títí tí wọ́n fi jẹ́ṣẹ́ olórin ẹ̀ tán àwọn yóò sì tún tò náà ní pé ó sì pàwà náà wọn àmọ́ ẹ̀rùn kò sí olórin tí wọ́n gbà lọ́wọ́ ti ẹ̀mọ́ àwọn àmọ́ kó àwọn ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn àwọn ẹ̀ṣẹ̀ táwọn ènìyàn ti ṣe tó jẹ́ dédé into ẹ̀kan gbà wọn àmọ́ kò fẹ́ yìí kò ní sí olórin àníbì ni ẹni yóò wà pààrùn iná ọlọ́bà níwájú rẹ̀ ṣe tàbá wà láwùjọ ṣe rí ká bẹ̀rù ọlọ́ọ̀bá àǹfàní tó ní kèsì kékeré Allahu Akbar àǹfàní tí ìbẹ̀rù ọlọ́ọ̀bá ní lórí mujtama tí àwùjọ bá bẹ̀rù ọlọ́run ẹ gbádùn ayé gbádùn alìkìyàmà ọlá olóòrùn kan tí mo ó ní kò fẹ́ òjò bí pàǹtà wà ní Saudi àbí pàlì jẹ́nà méjìlá mú gbìn tàwà ní aljanna kalayi ìkanyàmà kìyàmà ṣe mọ̀túnmẹ̀ ìtúmẹ̀ ní pé hum fi as-sakina wà fi a ìfọ̀kànbalẹ̀ ìdùnnú masha Allah alhamdulillah ya'tiha rizquha ragadan hmm? wọ́n tún wọ́n sílọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ̀rí mọ̀kọ́rùl àmàl àwọn àyè iṣẹ́ musalla wà ń bẹ gbogbo àyè masajid masajid masajid agbogbo lóde láwọn àìmà tó pé wọ́n wà ń bẹ always tí wọ́n kírun fáwọn èèyàn tẹ bá dé mọ́ṣálásí ẹ̀rí táyẹ ti tò lọ bá mú tàti ka Qur'an before salawat àwọn bàbá àgbàlagbà ẹ ti bá onáfẹ́ ọkọ̀ àwọn ọmọ ẹwà gbọ́ àwùjọ ti wà so látàrí pàwọ̀ ti nípa wò fẹ́ tọ́lọ́run kọ́lọ̀ ma wà dá sí sápadà agbádùn ayé ẹ̀nà àwọn díẹ̀ ní ó tún wá láàbí yọmọ̀rì kìyàmọ̀ because táyí bá ti bàjẹ́ tí ó sí àǹfààní ẹ̀sìn mọ́ àwọn èèyàn kàn mọ́ gbélé ayé bí afọ́jú ayé ẹ̀kọ́kẹ́ ẹ̀kàn wàwùjọ ẹwàwùjọ ẹwàwùjọ ẹni tí ẹ̀mí bá ń bẹ lára rẹ̀ ò ní tí ìṣẹ̀lẹ̀ àwùjọ mọ̀ palẹ́kùn ẹn tẹ́mì bá bẹ lára rẹ̀ tó bá jẹ́rì sáwùjọ bá yóò sì mọ́ sọ ẹkùn pé ah nítorí kíni a ń rísì alkiyama nítorí tó yẹ pẹ́rẹ tó báyìí ọdẹ̀ ń rísì alkiyama ọkà rẹ̀ sì balẹ̀ ẹ mọ́ ṣe wọ́n program kan 5 years program ni ah tánà sọ wọ́pọ̀ dì pọ́dọ̀lá àwọn ń se lọ́n lọ òun lọ túrú òun se anyhow bí ipò ní padà lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ṣẹ́dọ́kùn ẹn tó jùlọ àkáì inú múra di yọmọ̀ kìyàmà so alhamdulillah di ẹndọ̀ dìde ẹn tó bá tọ́nà bá wá sami tó bá gbọ́n tó bá ráwọn kìíní gbọ́yí inṣáàlá yóò gbélé ayé hayatan sa'idatan tọ́jìbà alhamdulillah tó clean àwọn tí ó bá gbọ́yé tí ó bá dẹ̀ lò gbésí ayé tó nira yóò fún pínpín gbogbo yóò lówó yóò ní gbogbo nǹkan àmá inú yóò nídò ìfún pínpín yóò pọ̀ àbí Allah subhanahu wa ta'ala kó fúrú jẹ́ ní kọkọwa àbí Allah subhanahu wa ta'ala kí ó mọ́ ṣe wà lẹ́ni tí ó díwájú ọlọ́ba yawon kiyama kó tó mọ́ Allah subhanahu wa ta'ala táàmù táwà láyé náà ni àkọlọ̀bà wa ní kó fi kó jẹ́ ká lè intawáṣe láì gangan kọ́lọ̀ ń jẹ́ kó jẹ́ priority wa number one allahumma la taj'al ad akbar hammina wala mablagha ilmina wala ila masirana ọ̀nà bàdákù má sí ayé ní ẹ̀yìn tí ó gajù lórí ẹ̀mí wa tán wá má jẹ́ kó jẹ́ bí tí ìmọ̀ wá pín sí gbogbo tẹ́lùmí ní ìmá ayé nìkan náà ni kò sí tàlìkì yá mọ̀ bẹ̀ wala ila masirana ọ̀nà dákùn má ṣe iná níbi tí ibùsẹ́rí sí gbogbo wa wọ́n bí Allah subhanahu wa ta'ala kó sọ́nà àwọn tí wọ́n bá lè àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá àwọn ẹni rẹ̀ àwọn ṣuhada àwọn salihun kaba wal janna yíò gangan lórí rẹ̀ as-sa'ada ọgbọ́mi in tán pè lórí rẹ̀ wọn kó di yamal kiyama kó wẹ́gẹ́ báyìí kó ipá àwọn anábì ọlọ́ni anábì Muhammad sallallahu alaihi wasallam ni anábì Nuh anábì Ibrahim anábì Musa anábì Isa àwọn anbiya àwọn salihun Abubakar Umar àwọn sahaba al-basharuna bil janna àwọn ahlul badr eh àwọn muhajirun àwọn ansar àwọn ashabul bay'atil aqaba àwọn ashabu fatih makkah àtàntà gba islam lẹ́yìn bẹ́ẹ̀ bóò nínú ìlú ṣe dùn tó kọ́ wà ní irú wàhásùnà ulaika rafiqa bóò nínú ìlú ṣe dùn tó kọ́ wà ní irú àwùjọ yìí ẹ́ eh, àti pé kọ wá bára rẹ láàrin Abu Jahl Iblis Fir'aun Haman قارون الملك الذي هاج إبراهيم àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀daràn àwọn òbìlẹ̀jẹ́ àwọn aláburú àwọn kèfèrí nínú iná tó ń jò ìrọlọ fẹ́nu méjèèjì àkọ́kọ́ lọ mọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀kọ́ ya sì sí àkọ́kọ́ rẹ̀ náà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wàlíkù sàrámù ti lásà ẹ̀sà yẹ́sà bẹ́ẹ̀ni sà sá náà kò yé mi sà ipé istighfar tẹ́yẹn ṣe ok bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà ṣe ó sì mẹ́ṣẹ́ rẹ̀ náà wọ́n ní pé ok a mọ́ sọ́lá ipa bí káwọn yọmọ́ ṣe istighfar ọlọ́bà subhanahu wa ta'ala a wa qultu istaghfiru rabbakum innahu kana ghaffara yursil as-samaa 'alaykum midrara wa yumdidkum bi amwalin wa banin àti bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ inú àwọn ayat wa alamu annahu la ilaha illallah wastaghfiru li dhanbik tí ó lé ní mẹ́à 100 àbí 70 times lójúmọ́ kan wọ́n ní síjọ́ tí àwọn ọwọ́ bá ń sọ̀rọ̀ wa qalu li juludihim lima shahidtum alayna ǹjẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tá ti wá tú bá ń bẹ̀ ǹjẹ́ àwọn ará ó sì máa mẹ́ṣẹ̀ rẹ̀ rárá nítorí àtàúbà ní tẹjúbù tó wà nasuha taubatan nasuha tọ́lọ̀ ni a ṣe ní Qur'an túbú ilallahi taubatan nasuhan eh so in tọ́lọ̀ ma ń ṣe ní pé ọlọ́bà subhanahu wa ta'ala ń kọwọ́ yóò fọ ẹ̀ṣẹ̀ yẹn kún bẹ àwọn ará ò ní jẹ́rì sí ìmọ̀ yàmọ̀ báyìí àrí so ani Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé at-ta'ibu min adh-dhanbi kaman la dhanba lahu ẹni tó bá ṣe tauba kò bí ẹ̀ṣẹ̀ kan bí ẹni tí ó lẹ́ṣẹ̀ náà ni wọ́n ló ti wà ní hadith Ànábì sallallahu pé lallahu ashaddu farahan bi taubati ahadikum ah ino lo mo ndo ju ẹni tó ṣe pó ti wà nílùú níbìkan tí nǹkan gùn rẹ̀ ti sá lọ tí ń retí kó kú níbi tí ò só ń jẹ ó kàn dédé jí ó kàn dédé rí pé nǹkan gùn rẹ̀ ti dé padà pẹ̀lú oúnjẹ ni ó wá ní Ọlọ́run ọba inú rẹ̀ wá gan látara àdùnnú yẹn ó wá ní Ọlọ́run ọba ìwọlẹ́wù ní èmi sọlọ́run rẹ̀ Ànábì sọ sallallahu alaihi wasallam pé inú Ọlọ́run ọba tó máa ń dùn ju wéyìn bẹ́ẹ̀ lọ Ànábì ní pé akhta'a min shiddatil farah so tí ẹ bá ọlọ́ọ̀bá ó ṣe tẹ̀kfíru rẹ̀ bẹ́l ọlọ́ọ̀bá ó bà dálà rẹ̀ asanat ọlọ́ọ̀bá ó sọ di sí olórin mẹ́rin lọ́wọ́ ní amẹ́lìkìyàmà so ibá yàrí wọn náà gbogbo àfàdẹ́ tó wà níbi àwẹ̀ sítù Shawwal Laylatul Qadr nípa pé Laylatul Qadr khayrun min alfi shahr so àwọn ẹ̀ṣẹ̀ wọ́n ma fún gbogbo àwọn ẹ̀ṣẹ̀ sánà as yóò lọ so ibá yàrí ha so àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ léyìí tó pàwọn ara yìí ó jẹ́rìí lé lórí òun náà ni àwọn ẹ̀ṣẹ̀ pàápàá jùlọ ẹni tí ò bá ti kí ń ṣe ẹni tí ò bá ní wọ àlìjẹ́nà àbẹ́ntà tó yóò wọ náà tó rá àwọn èèyàn pín yàmọ̀ kìyàmọ̀ àwọn ènìyàn kó wọ àlìjẹ́nà lọ́wọ́ bá straight láì ṣe ìṣirò láì jẹ́ wọ́n ní jẹ́yà

so but àwọn tó kí bí wọ́n lẹ́tọ̀ sí ìyọ́lọ́wọ́ bá àwọn ara wọn jẹ́rìí lé wọn lórí pé nǹkan báyìí báyìí báyìí lẹ máa ṣe ẹ̀ẹ̀dẹ̀ ṣe ẹ̀ẹ̀ tó bá kò ń bẹ̀ so bó bá ṣe wọ Ọlọ́run wọ́n ní pé ìjọ tó kíyàn láníyàn wípé iṣẹ́ tí mo fẹ́ ṣe lé nígbàtà sọ pé inú ọlọ́ba máa ń dùn pẹ̀lú sí àwọn sí olóore ǹjẹ́ ó wá tó kíyàn wá ṣe ìbádà pẹ̀lú àníyàn pé mo kàfẹ́ kí inú ọlọ́ba dùn ni pé mo fẹ́ kí inú ọlọ́ba dùn yẹn náà ẹ̀san kan náà lèyàn retí so kò sí bí o ṣe sọ pé yẹn fẹ́ ṣe ìjọsìn pé kí ìbáyàn rí ìyẹn jẹ́ àkọ́ ìgbọ́n ní pé ó kẹ́ lè lúra tó dáa ó dáa yìí tẹ́mì fẹ́ sí tẹ́mì ní a ní pé ara mọ́ bẹ́ because àwọn súfí náà ma ń ṣe bẹ́ àwọn súfí ní pé yìí sí lọ́wọ́ bá ń torí ẹ̀san yìí sì sí nítorí kó mọ́lẹ̀ bá fìyà jẹ mí bó bá so ọ̀rẹ́ ò correct ọlọ́ọ̀bá ní pé ká sí ká mọ́ fi wá alifadlu ti ń bẹ lọ́wọ́ alfọ́lù ti mẹ́rọ dọ̀rọ̀bà ọlọ́ni ẹ máa wá aljanna wa sari'u ila magfiratin min rabbikum wa jannatin ardu as-samawati wal ardu ẹmà ọlọ́ni ẹ máa wá aljanna yẹn níṣẹ́ ẹ máa ṣiṣi olóri láti máa fi wà ṣe bá yà bí ìtù ó fẹ́ jọ gbígbà tẹ́ni wá pé ó fẹ́ máa sí lọ́n pẹ̀lú mahabba nìkan tó bá lóun fẹ́ fìyà jẹ mí mm, tó bá lóun fìyà jẹ mí mm, tó bá ti wù ú òun kó fi mí ṣe eléyìn kọ́ ìkọjá àlà ni ọlọ́bọ̀ òdì fẹ́ bẹ́ẹ̀ so mú yíò mọ̀ sí pẹ̀lú al-khawf wa raja wal mahabba èyí mọ̀ sí pẹ̀lú pé èyàn nífẹ́ ọlọ́wọ́ bá èyàn rò kan orí lọ́dọ̀ ọlọ́wọ́ al alhusna òun náà ni aljanna alhusna yẹ aljanna nínú bọ́lọ̀n sí lórí nínú kíni yóò nínú Qur'an so lahumul husna so aljanna ni wallahu a'lam náà bẹ́yìn hmm. bẹ́ẹ̀ni wọ́n ní àdífì tí ti rùkáṣà tí rùkáṣà ní pé ipe sí mo wà nínú ipe kí ànábì sàdọ̀ kún wà nínú 70,000 àti ànábì sọ pé 70,000 kún bẹ yadkhuluna al-jannata bila hisabin wala adhab rùkáṣà ní pé bin mihsan ní pé sí dákùn sàdọ̀ àti wà nínú ànábì ni anta minhum ẹni kẹ́ túnlẹ̀ mìkọ̀ ànábì ni pé sabaqaka ilayha rùkáṣà wọn sọ kí bí onú ò lè sí mbẹ̀ bọ̀ rùkáṣà ti sáájú rẹ̀ débẹ̀ wọ́n ti wọ́bẹ̀ before wọ́ ṣe báyìí àrí wọ́n ní ṣúwá rí sí 37,000 ní rárá nítorí wọ́n sọ àwọn àwùsọ́ọ̀fún wa wọ́n sọ kí ni yíò àwọn àwùsọ́ọ̀fún wa kí ni àkọ́kọ́ ní wọn alladhina la àkọ́kọ́ àwọn tí wọ́n ń bèèrè orúkíyà ay gbogbo ẹ̀ ń tọ́ka lórí ṣídẹ́tù tẹ̀wọ́kúlì alàlá ìgbáralé ọlọ́wọ́ ọba tó nípọn tó ní agbá pé ń bèèrè kéyẹ̀ ṣe rúkìá fáwọn tẹbá ṣe fún wọn fàbíhà wà ní ẹ̀mát mọ́mọ̀ ní bèèrè pé àfẹ́dà kẹsẹ̀ kíyà kìí sẹ́sẹ̀ ní kíyàn bèèrè mọ̀mọ̀ kúrò ní pẹ̀lú àdíṣì ṣe bá yà rí wà láyẹ̀ kìtẹ̀wò ní wọ́n fi iná alùkẹjù iná nígbẹ̀yìn ìwòsàn tó má ti wá ìwòsàn wá wá wá tí mo bá rí mọ́ tọ́ ẹjá lóná ìfẹ́ pé gbogbo kí ẹ ma lóná bí yẹn fi náà ju ara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ayé wọ́n ṣe sùúrù kí egbò yẹn tí bá lígbò kégbò so ìjọ pé nóksùn bẹ nínú wàlá yẹ̀tàtọ̀ yàrún mú o dẹ̀ kí ń bìlìvù nínú àwọn bad omen tàtọ̀ yàrún náà bí kùn ṣe bá yàbí bá àwọn òpé àgbákò padà sẹ̀yìn ànẹ́bí ọlọ́run yìí nínú sọ́tù yàsìn wọ́n sọ́rọ̀ ànẹ́bí ọlọ́pàá ìpẹ́ so tàtọ́ yóò ní pé ìrẹ́ jáde bí ẹmọ rẹ̀ kìníkan mo rólóngbò dúdú kan mo fẹ́sẹ̀ kọ́ lẹ́ẹ̀mẹ́ta mo ṣe kìníkan ànábì ni wọ́n yí ṣe ayé nínú tàkíkù tàwíhìdì wọn wọ́n nígbàgbọ́ pé gbogbo tó bá ṣe látọ̀dọ̀ Ọba ni wa ala rabbihim yatawakkalun yìí lọ wá kalẹ̀ àwọn ilé èyí wọ́n fi ṣe hásù wípé ọlọ́ọ̀bá nìkan náà gbáralé wa ala rabbihim ọlọ́ọ̀bá wọn nìkan o yatawakkalun ay la yatawakkaluna illa ala rabbihim na fẹ́ mọ́ sọ pé kíyàn wáwúsàn tí nǹkan bá ń síyàn kìí ṣe wájìbù ní ṣe wájìbù náà yẹ́ lè ṣe sùúrù ara ni ọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ṣe sùúrù kò tọ́ kò tọ́ kò tọ́ kò eh, àwọn pages àwọn facebook eh, videos online eh, nípa pé wọ́n ní pé bí i wọ́n fẹ́ sọ pé bí i ọwọ́ sọ̀rọ̀ yàmà kìyàmà wọ́n wà ẹ̀dìtì kì ní wọ́n gbé ẹnu síbi ọwọ́ wà ní bára wọn mú sí ẹ̀dá tọ́lọ̀ bá dá lílé ọlọ́ ni hadha khulqullah ẹwù

kí ni gbogbo ilé ìtòlẹ̀ ọlọ́ tó bá sákì tó yà ní kí brọ́dà wọ́n àfi ní ṣídìkà sí lábẹ́ hmm, nǹkan wọn hun lábẹ́ ṣe okay so so brother so next time if you want to say kini kan you can easily say it without gbogbo ká ma fi fíìmù so sheikh rabi da sọ kini ìmá fi fíìmù ṣe dáwà àwọn ìkwá ló gbé wá ìmá fi kini fíìmù ká ma fi drama ká ma fi ẹ̀yìn ká fi ṣe kí ní kó lè bá ìyàwó rárá kódà lómi wọ́n lè mọ́ kírùn lọ́wọ́ kó a mọ́ fẹ́ rúkú kó mọ́ ẹ̀mọ̀ gbogbo kí kódà ó lè kó sì ti záùfà pẹ̀lú dìrì tó ń sin ó di mustansi ubi dín tí ó di kèfèrí tó kún ẹ̀sìn Islam kíákẹ́ ṣe yí bá ń yàrí sí wallahu a'lam bẹ́ẹ̀ ما معابا مسؤولية طعام wọ́n ni a mọ̀ pé àwọn ahadith Ànábì sallallahu alaihi wasallam a mọ̀ ní pé àwọn súnnà ìmọ̀ kó jẹ́ sunnatun qawliya aw sunnatun fi'liya aw sunnatun takririya súnnà pé Ànábì ló sọ pé báyìí ẹ̀kejì ní pé fíìl iṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam ẹ̀kẹta ní pé wọ́n ṣe lójú Ànábì Ànábì wá fẹ́rẹ̀lẹ̀ àbí wọ́n ṣe léṣe jú Ànábì Ànábì ó sọ̀rọ̀ annabi ti àkọ́wọ̀ rẹ̀ náà ni sallallahu alaihi wasallam so yí báyìí àrí wọ́n ni àdídi pé máa bá nàbí sallallahu alaihi wasallam ta'aman qattu in ishtaha akala wa in kariha taraka ń gbé sí alẹ́ kàámá qawliya àbí fi'liya èyí tó hàn because wọ́n sọ ń pa ìtànàbí ma ń ṣe ní pé ànẹ́bí èyí ń ṣe kẹ́ ń bú oúnjẹ Ànábì ń sọ pé oúnjẹ òsì olélé oúnjẹ tí ò dá olélé rárá tánàbí inishtahahu tánàbí bá fẹ́rẹ̀ rẹ̀ tó bá fẹ́ yóò jẹ́ ìtúbẹ̀ ní pé èyẹ́ lè mọ́ láìkí oúnjẹ tó ní pé wà ń kẹ̀rí àwú tánàbí ò bá láìkẹ̀ yóò fi ilẹ̀ sí oúnjẹ pé tí bá oúnjẹ tí bá filẹ̀ tí bá jẹ́ rẹ̀ kódà Ànábì ẹ̀rin àbàtọ̀ àm ẹ̀rin sáàlẹ̀gbà mọ́ jẹ́ tí ò bá láìkẹ̀ so fíìlù ni kìkí ń ṣe kọwù because kẹfà nẹ́bí sọ wọ́n ni ànẹ́bí ń ṣe kíni ìmọ̀ ń ṣe báyìí ó yẹ́ àbí wallahu a'lam náà tàlọ́kọ́lọ́ mm-hmm. wọ́n lè pè mú bẹ́ bí ìyẹn lè pè mú gbónà lóde ìgbègbè ok mm-hmm.

ìṣekúṣe gbogbo ìtẹ́yẹnyẹ rẹ́dẹ̀rẹ̀dẹ̀ ogun kí ní ẹ̀ wọ́n náà ta ma ń ṣe fídíò tí wọ́n ma ṣó gbé abọ́lọ̀ bí kí náà pé bí àwọn yóò sì dénú sàárè só ń wà ń bẹ̀ ní ah, àwọn yẹn láyà gẹfà ṣé wọ́n wà ń bẹ̀ ní kí ló kàn ọba ìtòrí ọlọ́ ẹmà ṣẹ́rí kí ní ẹwà ní ẹjẹ́ ń sọ kíníkà fún imú nút kíníkà wallahi àwọn fídíò yẹn kì í kírìtì bẹ̀rẹ̀ lọ sí ẹ̀rẹ̀ sórí tẹ́m tó bá ń wù lọ́wọ́ yẹn ó láàrín kí fake ìbẹ̀rù àti wípé àwọn tó ma ń gbọ́nà ṣíìdì tó ma ń gbọ́nà ṣíìdì ẹ pé tó ma ń gbọ́nà ẹ̀ irọ́ kíní yẹ o kíní ẹ ní ma ń tàbí mo lè pè ní pé bí infatuation àbí bòmù rẹ pè that particular moment kìí ṣe kọ́ bí ọbẹ̀rún ọlọ́run kíní kan kíní tóònù tó ń yẹn òun react sí tóònù yẹn ah àwọn èèyàn gbọ́ mi yé àwọn kíní fídíò yẹn lẹ́yìn àwọn tóònù yẹn ló ń rí àti sí kì í ṣe pé tọ́lọ̀ ń sọ gẹngẹngẹngẹngẹ ló mú wẹ́ kọ́ ẹ̀yẹ lè mọ́ sọkún ah, eh, ọwà rí pé a ah, kí ló dé tó bá dẹ́jù kún kónà tó bá wọ́n gún ní pọ́lọ̀ ó wà ní sọkún so tó àgbàtọ́ tí wá fẹ́ sọkún àkọlọ̀ play kí ni so a ń ṣe fídíò kí ni wọlé ẹ̀lẹ́ dìkẹ̀ fèrí bá ah, wọ́n tẹ̀kúlù alàlọ́hì má láti àlàmónì ló tẹ́ sọ ní tẹ́mọ̀ nípa ọlọ́ọ̀bà àwọn yóò wá dìde gbẹ́gbẹ́lú mi ó tún ṣó iná kílókàn ọkọ̀ bí náà ṣe gílélé ṣe wú náà yíwú náà yìí tẹ́lẹ̀ bàbá so iná táwọ̀ náà ni ọya má ṣó iná má ṣó aljanna má ṣó barzakh má ṣó píkṣọ àwọn tí wọ́n ń jóná ó sí ń bẹ̀ ó dẹ̀rí olùsọ́fẹ́ fún àdísìn tó fún ayé kìí ṣe tó ṣẹlẹ̀ ní ẹ̀nà mọ́ ya ìṣù aljanna ẹlòmí ò ya igi igi ẹyọ kan yóò wà ní apple yóò ní pineapple yóò ní kódà ó fẹ́ lè níṣù èmi ò mọ́ gúgí òsì nítorí ní orísìírísìí gbogbo èso bí 50 ọwà lórí rẹ̀ yáà ní àà ah, igi ti aljanna tá ló sọ pígi aljanna so tó bá ti lè ro kìíní ẹ bó ah, tọ́lọ̀ ni yóò lọ káàkiri nínú aljanna yẹn kọ́wọ́ anẹ́bì sallallahu alaihi wasallam pé ń bígi sórí tó ń rùn kò sí bẹ̀ ní tó bá wà ń bẹ̀ ó lè rí o torí anẹ́bì kí wà máa khatara bibali ahadin min al sífà àwọn nǹkan tó wà nù bẹ̀yẹn kò kọjá lórí ọkàn mà nẹ́bì adama like wọ́n pín tó kọjá khatara àwọn khatara tùlọ ní sọ̀rọ̀ ó kàn ń rò ní kò kọjá lórí àdínú ọkàn mà nẹ́bì nínú ọkàn tí ń bẹ nínú aljanna so kò nídìí kíyàn picture rẹ̀ èyí lè ṣàlàyé fáwọn yóò dẹ̀ yìí èyí lè ṣàlàyé nínú kọ́ ní kíyàn lo gbogbo àwọn tí ó wà tún máa wípé àwọn yóò padà wá yóò ta alákọ̀ mọ́ nǹkan mi yàtọ̀ sí tíyàn fẹ́ pass àkọ́sí fún wọn ó yí báyìí àbí sí wallahi no okay ah ju àwọn fídíò àwọn jẹ́ni àwọn tó mọ́ ń gbé àwọn yẹ̀sá àwọn oríṣiríṣi àwọn kọ̀rí ṣe wá. ló ṣe mọ̀ pé kọ̀rí nìkan wà níbi bóò ló ṣe mọ̀ pé bí báyìí ni kọ̀rí ni ẹ̀ rí so wọ́n náà mention our videos ni how is your Korean like wọ́n a ṣó àwọn àjẹ̀nú oríṣiríṣi àwọn picture image tó ṣó ẹ̀gàn tàbí sọ pé méjì àjẹ̀nú ṣe ìwọlé rẹ̀ àjẹ̀nú kò wùsàndì àwọn sọ̀hábà tó tẹ̀lé anẹ́bì sọ̀lọ̀sẹ̀lẹ̀ jọ́kà anẹ́bì lọ bìgbà anẹ́bà gbíta ní ó tẹ̀lé lọ anẹ́bì fẹ́ lọ sí dáwà fáwọn aljannu anẹ́bì wá fa ìlà kan Ibn Mas'ud lọ radiyallahu fa ìlà kan anẹ́bì ní bí ìlà mú wà ọgbọ́rọ̀ kọjá àlàyé o bá kọjá rẹ̀ ìgbà tí wọ́n dé Ibn Mas'ud lè sàlàyé bẹ́ sí rí àlàyé tẹ́ ń ṣe àlàyé ní àgbà ẹ̀gún bá wọ́kẹ́ kí láwọn lè ẹ̀dà ọlọ́run ni wọ́n inú àwọn tí wọ́n wà aljanna náà nù bẹ́ẹ̀ni àwọn aljanna wà aljanna bẹ́ẹ̀ni aljanna ṣe báyìí àbí àhá so kí ní pé wà máa yá alámùta wílàhú ìlàlá fílẹ̀ bẹ́ tó bá di yamal kiyama bó lálìjánú sí rí ọkùnrin fún ààrẹ a màláíkà ni ó ra màláíkà bàbá ń bá rí ẹ̀ àbí ọlọ́run kó pa mú mi ní níwà rí ọlọ́run ọba subhanahu wa ta'ala ìdùnnú kan tó lè tó yìí mọ́láyé ní fi ṣúgbòlù nínú gbádùn tó ní agbá olúwa sọ fún wọn pé ṣe ń fún yín kinní kan tí ni yóò tó dùn sí ju gbé tó wà lọ́lẹ̀ ẹ́ à ọlọ́ọ̀bá wọn ọlọ́ọ̀bá sóò ti síbẹ̀ fún wa ní gbogbo nǹkan ló wà igbógbò ọlọ́wà sí ìjáàbù tó bò àwọn yóò wà rí ọlọ́ọ̀bá gbé Allahu Akbar mú wá ní rí nǹkan tó dùn ju kíyàn rí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lọ ẹmọ wọn o èyí wà wà nínú jìwárí èyí wà ní jìwárí ọlọ́ọ̀bà ẹmọ kọ wà ní jìwárí kọ wà ń pé ọlọ́ọ̀bà ni àwọn òjíṣẹ́ ọlọ́ọ̀bà ni arákùn ibo fẹ́ dá tó bẹ̀rún mọ́ fẹ́ dá tó bẹ̀rún kọ wà ní eh, kò sí tó lérò anábì ń sọ sọ́lọ̀ sọ pé ọjà kan bẹnu aljanna ọjà yà anábì ní kí wọ́n ta ń bẹ̀ wọ́n ìrà ń bẹ̀ wọ́n lọ máa ń lékún lẹ́wà ń bẹ̀ ni kò sí báyìí nàṣẹ́ níbẹ̀ súùkì níbẹ̀ kò sí báyìí nàṣẹ́ níbẹ̀ èyàn ẹwà tó ní agbá yóò wá dé lọ bá wọn ara lè sọ pé gbàtẹ́ tún jáde tẹ́ dé wàlẹ̀ ẹ̀rùn ti lékún lẹ́wà gbàtẹ́ mi gẹ́dẹ́ tún báyìí ẹ̀yìn gẹ́dẹ́ ti lékún ní ẹwà ìnílọ tọ́ílẹ̀tì ń bẹ ò ní tọ́ ń bẹ kò sáwọn ìgbín tí ó jáde kò sẹ́gbì lágọ́ olè fi kò sí kẹ̀kẹ́ kò sáburú kò sí ẹ̀rákùn kí lọ wọn wá mọ́ so kẹ́ni ká fẹ́ mọ ya píṣọ̀ ìfẹ́ mọ́ ya píṣọ̀ ara fún àfíwálẹ̀ àwọ nídi píṣọ̀ ká tó nígbàgbọ́ yìí àwá gbà bọ́lọ̀ ń ṣe sọ́bà nẹ́bí Allah subhanahu wa ta'ala kó kọwa nínú àwọn tí wọ́n wà ní irú bí i náà ẹ̀yí káwọn bá bèèrè yes sir yes sir yes sir hmm. ìṣekúṣe ni ọjọ́ tó bá ti lọ sí ìsàárè wọ́n àbú yẹ̀pẹ̀ èyí tèmi jẹ̀ tún ti rí ẹni ó bú yẹ̀pẹ̀ níbi orí ẹ̀ẹ̀ orí àárín àti ìsàlẹ̀ kí ló tí ò fi bù láàrin orí àti àárín ní ìtọ́wà bú ẹ̀pẹ̀ lórí ọbù láàrin ọtúnpùn bí ẹsẹ̀ ọtútọ́ sí ẹ̀pẹ̀ ọ̀dá lé òkú lórí ọtúnpùn bí arín tọ́tọ́tọ́tọ́ ọtúdà lókù lórí ọtúnpùn bí ìsàlẹ̀ tọ́tọ́tọ́ ọtúdà àárín lọ mú wá fún wa ló ń gama ni ok sọ́lọ̀ ló ní ogun mẹ́ tó bá tó wá bú ẹ̀pẹ̀un kí lọ kà sí ẹ̀pẹ̀un ta ló ní ọkànkẹ́ síbẹ̀ ta ló ní ọkànkẹ́ síbẹ̀ takàmọ́ tẹ́ra wa lásán ẹ̀tún gbẹ̀ sófò kú wọ́n láàrin yẹ́ ti yà kú yàbá bá ti dé tí màláíkà bá ti dé má ti ní mọ́rọ̀ búkà sọ fún wọn ọmọ tó ṣe skìtì kú lọ sọ kó mọ́ sọ pé mọ́rọ̀ búkà wọ́n láìkò lè sọ màláíkà yóò ṣe bá yà rí so àmì à ní pé àbí ká wá dúró èyí tó tún jẹ́ àbámbárì ká lẹ́gbàtà ti sì òkúta ká wá bẹ̀rẹ̀ àdúrà ìkúnmọ̀ ọ̀rọ̀ wà síbẹ̀ àwọn bá sọ pé kí gbogbo rẹ̀ ah, yìí náà bọ̀ àwọn ó ma ń lè àti ríbi ṣe ìkàrù múnkàrù bẹ̀ because àwọn àyè emotion àfá àmá ṣe dàrúmà yìí lójú pé ah, àwọn ma ń jà sókù ni wọ́n ti àkíṣù ara àwọn ma ń jà sókù ni arákùnrin mo fẹ́ lọ jẹ òkú a ní ẹ̀sìn òkú lọ́nà tó bábá nàbí ṣe ní a sin mú ọ ní mo ń jà sókù ṣé mo fẹ́ lọ jẹ́ wọ́n ni ẹ́ àníbì ni a dó síbi òkú ká dó síbẹ̀ níbi sàárè ní àsìkò ká pẹ̀lú mí ò ní àmọ́ pẹ̀ ń bẹ̀ lásìkò tó pé yóò pẹ̀ débi pé àsìkò tá fi para nǹkan mí tá fi ṣe tá fi dín tá tún fi jẹ àà Ànábì ò ní fa innahu al-an yus'al Ànábì ní ẹ ṣe dùá fún ọmọ ìyá yín nítorí اللهم اغفر اغفر له وارحمه اللهم ثبته بالقول الثابت اللهم اغفر ايوم ṣe dua fún nǹkan ko ma ṣe fún tẹ́ bá dé ti do díẹ̀ ti ṣe dua fún khalas temshi ẹ kọ̀kan tí mo rí do bá wáyé ńbẹ̀ pé tó ẹ̀yin yan bye bye bye mo rí do ke kan ṣe wá sí le kọ̀kan khalas nǹkan ko de move ko ńbẹ̀ ó ti tán bo ka ma ṣàwọn ìnáwó àwọn afẹ́fẹ́ yẹ̀yẹ̀ yi tọlọ́run ran atanabi ran wa nko wo adada le nu ẹ̀sìn ni wallahu alam na'am kí ẹ ma lò iná alkayo kí ẹ ma lò iná fi wá wùsàn mọ́sí kí ni kí ẹ ma lò kí n sí haram walakinnahu makruh náà sẹ́ntà fàmọ́ sọ ní pé àbíwú tó súnmọ́ tẹ́bìrì ní pé mo ṣẹ̀ṣẹ̀ mo ṣe tábà mo tún ṣe again mo ṣe tábà mo tún ṣe again mo ṣe tábà mo tún ṣe again mo tún ṣe tábà mo tún ṣe again mo ṣe tábà ẹ̀rọ tábà fún sọ ní lẹ́yìn pé sáà máa ṣe tábà lọ torí náà in tó ṣe so

annabi sallallahu alaihi wasallam annadamu ta tauba tí bá ti nadam ah, bá kí mo ṣe yíò àgbákò mo ṣe yíò ó wá ṣe tauba bí wọ́n ní azmù tó ní abá pé ní padà síbẹ̀ mọ́ eventually tó bá padà síbẹ̀ ṣètọ́nù tó gẹ́ẹ̀tì ẹ̀gẹ́ àbí tún ṣe tauba again ní tauba tó wà sọ́díkọ̀ na sóhá ó rí pọ́padà wí ní ṣètọ́nù sọ mọ́ ṣètọ́nù fẹ́ kó ṣe ni ṣètọ́nù fẹ́ jí pé kọ mọ́ ṣètọ́bà mọ́ kọ́ wá máa ṣẹ̀ṣẹ̀ ń lọ máa ṣẹ̀ṣẹ̀ ń lọ máa ṣẹ̀tọ́bà mọ́ se ṣe se ṣètọ́nù jẹ́ kọmọ agbègbè munafiki gbá munafiki ni mí ẹlùmọ́ kó ní islamu tó rẹ̀kan wallahi kèfèrí ni mí ẹgbẹ́járe kèfèrí ni mí kí ni ní ṣe musulmi inú ṣètọ́nù tí mọ̀dúnmọ̀ fi alhamdulillah mo ti ń gẹ́tì hatta yukhrijaka dé pé ní ṣètọ́nù ọba ni pé ṣètọ́nù àwọn ọmọ wa tó bá ti ń sẹ́lọ́hun ọkàn rí ń balẹ̀ mọ́ ṣètọ́nù kọ́ tẹ́yẹ̀ tó bá ṣe lọ́n báyìí ọkà yóò ga pé eh kí ni mo ṣe nítorí Ọlọ́run ọmọ wa bó ṣe sí tàúbà tó bá yá ṣe tọ́lù jẹ́ kó mọ́ fúyẹ́ lọ́kàn rẹ̀ ó ti fẹ́ gbé ọkọ̀ lórí Islam tó bá yọ́ àwọn ọkọ̀dá mọ́ rí Islam pé Islam ló ń hin dà mí kó níbi ìmọ̀ ṣabúrì tí má tí wá ṣabúrì tán conscious yìí ń gbé mi jù ìfẹ́ jẹ́ kí conscious yìí gbé mi mọ́ ẹ̀ṣẹ̀ sì kọ́kàrà fi Islam lẹ́nà ní tọ́lù fi Islam lójú bá lọ pé ah, ká mọ̀ yà fọ́tò ní kíni wo ní o ríṣogbo kíni fa ká mọ̀ gbórin ní kíni ká mọ̀ lọ pàtí ẹwọ ká mọ̀ ṣe kíni ká mọ̀ ẹgbẹ́ yóò padà mọ̀ rí ẹ̀sìn gẹ́gẹ́ bí aglal nìkanu al-Qasimi ọkọ̀ ó ní ó ń kọ tíra Islam ni aglal Islam ni hadi al-aglal ó ní ìsìláàmù ní okùn ipò wàhálà ìsìláàmù ti pọ̀ jùkú nǹkan náà ni àtàmù ó bẹ̀rẹ̀ sí mọ́ gbógun jà ìsìláàmù tó ti kó ti kọ́kọ́ dìfẹ́ndì tàwídì tẹ́lẹ̀ àti àkídà sàhíyàwó ó kàdà Saudi Arabia eh, Sheikh Abdurrahman Nasir Saadi wọ́n ní rọ́dù lè lórí àtàwọn afá bẹ̀bẹ̀bẹ̀ lọ sọ́lùmí ni pé sórí pé dìfáàtì pé òun ṣe lọ́hun ọwá mọ̀ pẹ́sẹ̀ ó ń bà ń nú jẹ́ àpẹẹrẹ pé ìmánì ń bẹ lọ́kàn yẹn àpẹẹrẹ pé ẹ̀mí yẹn sí wà láìfẹ́ ẹ̀mí yóò ikú mọ́jọ wá kú ìmọ́lẹ̀ díẹ̀ tó ọra sẹ́kù wọ́n mọ́ bó sì máa lékún ọmọ tó àmọ́ sí ni wà pọ̀ lẹ́ni tó mọ́ sí sí olóre wà á ti bí ìsègí àtàlhásánátá tẹ́mùhọ́ wà pọ̀ mo fẹ́ jagun ní kò sí pé bí akínẹ́kà ogun ní ogun tó sì lè jù láyé òun ogun tó bá fẹ́ bẹ́ẹ̀mì ara rẹ̀ ta fẹ́ bẹ́ẹ̀lú mi jagun orízi wọ́n ẹ̀mí ara rẹ̀ òun ló lè jù wọ́n dúdú pé àkọ́kọ́ ni pé ìkíní kan àti mọ́ sí ìní sí mọ́láyé mi kọ́kọ́ ní azùn yẹn náà tó bá ti wá fẹ́ máa gbé ọ ẹ́ mo sọ́mọ̀ pé pé á fóònù ní ìdágbé fóònù yóò ṣe lò mọ́ lọ́wọ́ mọ́tánà fóònù lè ṣe lò mọ́ ó fẹ́ sọ délé rí gúnjẹ yìí rí bí kọ̀ntúrò rẹ̀ má ó ti padà bò mímọ́lẹ̀ fẹ̀kan lọ́wọ́ mọ́tánà àbíkọ́ drọ́pẹ̀ fún gbígbà mélòó kan àbíkọ́ dìlís àwọn nǹkan kọ̀ọ̀kan tó wá fẹ́ ti dé àyè yìí ìmánì máa ń kò lára mi ni ìmí tí ẹrẹ́ tí ọlọ́ọ̀bá mọ́ ń tèmi lọ wá bó sì máa jìnà sáwọn àyè

èyí tí ń jẹun àwọn tí ń rẹ́ bá bímọ náà tó bá bí àwọn bèbí mẹ́ta ìkanwà tó wò ní gbẹ́rùn dáadáa òun ní rọ́mú mu àwọn kan àwọn ti dẹ́wọ́n ti tóbi àwọn lẹ́nu wọ́n tètè já sí oúnjẹ àwọn ti yàtọ̀ so wọ́n tí ẹ̀ in tó ń ṣe lójoojúmọ́ ni pé òun fún ṣe ìtọ́lù ló jẹgẹ ẹ́ pẹ̀lú àwọn kátà ń wò mushahadat àwọn masmu'at àwọn tá ń gbọ́ àwọn tá ń rí àwọn tá ń ṣe ọ̀hún fún ṣe ìtọ́nù ló ń jẹ ọwọ́ ẹ̀hún wo bó ṣe overpower rẹ̀ àwọn tó yẹ ká máa ṣe ká máa fi fún ká máa fi kọ́ wá bí àwọn àwá fíìlì kíkà Kùránì kìyàmù lẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ààrí ṣe má ibi tí ṣètọ́nù ti gẹ́ẹ̀tì ni àwọn tá máa fi ẹmà nǹkan méjì ni nafsu ń bẹ ẹ̀yìn tí ń pa aláṣẹ aburú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀mí tó mọ̀ pa aláṣẹ dáadáa ń bẹ ọ̀wá fúkèjì ló ń jẹ òun wà strong ma tí jàmbá ti wá bẹ̀rẹ̀ láàrin àtẹ̀mí tó ní ọsá búrú wọ́n wà wíní ẹ̀ bí a fàṣẹ kẹ́nà ní oore tó oore bọ́ntí ẹ̀ lọ́pùrí gbígbà míì kí kọ́ ìṣẹ́ mùmí ní o ó sì lọ́mọ ṣẹlọ́n ah àwọn kà mọ́ mọ̀ pé kí ní yóò dá kìí ṣe mílẹ̀mọ̀ ṣe wà sí fún pé kí ní yóò dá in tí mọ̀ gbogbo àwọn jọmọ̀ pé kọ̀ dá náà nìyàn tàbí ṣe sinara ẹ̀tọ́ ìgbésìn ọ̀dọ̀ bọ̀ kí ní kan ti ṣe lè ẹ̀mí kan wà tí ń ró jẹ́ jẹ́ ìkejì yìí ń fi ebi pa wá ma fún ìkejì ní tilawatul Qur'an ma wọ́rí kódà tó bá tún lọ sẹ́lọ́ ẹ̀gẹ́ ẹ̀yìn tún padà síbi tọ́ ẹ̀yìn ẹ̀gẹ́ tún padà síbẹ̀ ẹ̀yìn padà síbẹ̀ nínú ṣíṣẹ́ tán tún ma ṣe fíyàn tí ma fi gbé ẹ̀kùn ní pé ah mi ò lè ka Qur'an mọ́ èmi tí mo tún lọ sẹ́lẹ̀ ẹ̀kan ara ìdókọ́ lọ sẹ́lẹ̀ ẹ̀kan gọ́lọ́wọ́ àkà Qur'an ní ẹ̀sìn ṣe tó mú mọ̀ ẹgbẹ́ okùn bí ìbádà ní scope ni ó máa lò fún ọ ó yá ṣe Qur'an báyẹn wájú kò ti Qur'an ìṣẹ́jú mẹ́lò fi lọ sẹ́lọ́n ọlọ́fi ìṣẹ́jú márùn sẹ́lọ́n bí kan wákà kùránì fún 3 hours ọ̀ nílé lọ́bí ẹ̀sẹ̀ ẹmọ́ lọ́la síbẹ̀wò kíní kan wà tí mo máa ń ṣe tí mo ń sọ́rọ̀ àti gbà tó bá tó wá ṣe kíní fún 10 minutes wá padà sí kùránì wá ló 3 hours síbẹ̀ tó ò ní nǹkan tó à ò ní dìde ò sì ní jó sú ọ ṣètọ́nà mọ́ ájò kó tí ọkùn ní jí ọrí kódà tó bá ti sí díẹ̀ báyìí ohun ọmọ ọkùn ni irọ́ á ṣètọ́nù yẹyà kúyàjù ò nígbà náà ni irọ́ yíká kùránì lé ní wọ́n wọ́n yíká tí three hours ní ìfìkà Kùránì three hours omi tó sí láyà bí ó ti empower ẹ̀mí dada ó tún wájú Christmas sáájí wọ́n pè mú sí òkúta ó ti se náfílà náfílà Allah akbar akbar ó ń ṣe dọ́à ó ń ṣe istighfar ó ń ṣe tauba ó ń ṣe ruju Alinaba inaba bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ó ti padà sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ó tún bọ́ sórí ìsìjú lórí ohun ó tún bí Ọlọ́run Ọlọ́run dákùn ṣàánú mi Ọlọ́run ẹ̀yìn ó tún kírun tán ó tún mú tírà tafsir àbí usul àbí tírà ó tún bẹ̀rẹ̀ sí ní ma waiman ó tún bẹ̀rẹ̀ sí ní ma hamilton ó rí pé àti ma rí bí ma lọ síbi ẹ̀sẹ̀ yóò ma lè fún ọba yìí ah àwọn ògbọ́mìyé yóò ma lè sí wọ́n ma wo tó bá padà tó wá lọ eventually again tó wá padà tí àwọn àṣín jò ní àbí 6 àwọn àṣín ìbìkà kòrán ní ogun ní ogun ní ọwà ma jà ẹwà ma jà sí mo mọ́ ṣe rú kẹbẹ̀ lánàá látara bẹ́ ìwọ́nà wà láàánú àwọn èèyàn wọ́n náà láàánú pé gbogbo ẹlẹ́ṣẹ̀ ni wá ẹntọ́ ọlọ́run bò wá ní ọwà máa tọrọ sátùrù lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ́nà wà ní máa ṣàmátà àwọn èèyàn ọ̀dẹ̀ ní máa fàwọn èèyàn sí ẹyẹ lórí àwọn nǹkan tí bá ń ṣe wọ́n ọmọ wa in ti máa ń sọ ní kálùkù bóò ní ó ṣe là because wọ́n náà mọ̀ tí wọ́n náà ń Allah subhanahu wa ta'ala kó sọ̀rọ̀ nípa subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi